الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتقف الله سبحانه وتعالى أترى لكم كاتي قفوان النبوة محمد صلى الله عليه وآله وسلم ibi tí yàtò ti bẹ̀rẹ̀ lé ní ọ̀nà ni fásilónù ọ̀nà ni chapter kan tí a fẹ́ sọ̀rọ̀ nípa àbíká ní pé ọ̀rọ̀ lábẹ́ àwọn ọ̀rọ̀ tí a ti ń ṣàlàyé lọ síwájú wọ́n ni wa minal asbabil mujibati lissururi wa zawalil hammi wal kí ìbànújẹ́ àti àwọn ìdàmú ọkàn kí ó dẹ̀ kú fún yẹn wọ́n ni as-sa'yu fi izalati al-asbabil jalibati lil humum wọ́n ni kí èyàn máa ṣe ìgbìyànjú láti láti yọ dànù àwọn gbogbo àwọn nǹkan tó bá máa ń jẹ́ sábàbí tó máa ń fa ìbànújẹ́ àti ìwúwo fún ọkàn èyàn èyàn ti padà fúra wípé àwọn nǹkan báyìí báyìí báyìí ìmọ̀ndàmù eh, eh, ọkàn mi kíyàn wá bí yíò ṣe gbé àwọn kíní ẹkú kíyàn wá bí yíò ṣe jìnà sí ugbà mọ́ orú nǹkan bẹ́ẹ̀ wà fí tahsil al-asbābi al-jālibati lis kíyàn wá máa sá gbogbo ipá tíyàn bá lè sá kíyàn máa sáré láti fa gbogbo àwọn sábàbí tí máa ń fa ìdùnnú wá wa dhālika bi-nisyāni mā maḍā ʿalayhi min al bíyẹn dẹ̀ ṣe lè inú wípé kíyàn gbàgbé ọgbàgbé ni gbogbo nǹkan tó ti kọjá nínú nǹkan tó ti ń ba ọkàn nínú jẹ́ gbàgbé rẹ̀ àwọn tó ti lọ síwájú allati la yumkinuhu raddaha àwọn tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tó lè dápadà mọ́ ọ̀ lè tún ṣe mọ́ ìwó làbùrọ̀ jòkó tí kẹ́yìn wa ronú ìwà ronú ronú ronú ronú ronú gbà tí ó bá fi rí báyìí kọ́wọ́ èyàn ti bẹ̀rẹ̀ sí ma ní eh, high blood pressure gbàtọ́bà ma rí báyìí ó bẹ̀rẹ̀ sí ma ní stroke díẹ̀díẹ̀ gbàtọ́bà ma rí báyìí ó kọ̀dà wá lùzí gbogbo nǹkan in tó ti kọjá yìí ò ní ṣe é padà má wọ́n ni wà máa rí fàtuhù anna ṣirọ́lá fíkìrì fi ha min bí lábẹ́sì nígbà tí yẹn bá ń fi làákàyè ara èyàn ṣeré èyàn dẹ̀ èyàn fẹ́ máa fa nǹkan tí ò pọ́síbù láti padà wá ni wa anna dhalika hamkun wa junun tí wọ́n lọ mọ̀ wípé yẹn ìwà òpònú ni ìwà wèrè dẹ̀ débi ni wọ́n ti pleasure nínú ìbànújẹ́ ẹ̀dàkùn bóòlù yóò sì mọ́ fi pleasure ní bàmí yíò wá jòkó ọmọ ọgbónú àbàkan ah, báyìí à ah, subhanallah àwọn kí ní ẹ wallahi tí ó gbó bá lè káyàn mọ́ ẹnu bẹ́ẹ̀ tí ó gbó bẹ́ẹ̀ báyìí lè dàgbà tí kí ní ẹ báyìí lè káyàn neat kó clean kó fresh èyàn ó sì mọ́ bá lẹ́fì Allah subhanahu wa ta'ala gbóhun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn yẹn àwọn yìí tó bá jẹ́ pé èèyàn ṣàṣìṣe kéèyàn ronú fúnra yẹn kéèyàn tún ṣe gbogbo àwọn oṣèkí láàmú ṣàbùsí àwọn èèyàn ní ọ̀nà tí ń bá fi lè rectify rẹ̀ kí n lọ rectify rẹ̀ kí n sì gbàgbé ẹ̀ àwọn nǹkan tó bá jẹ́ kí mo lé lé lénú ayé mi ìbá ní fílẹ̀ mo tún ara àwọn ẹgbẹ́ mi kan á ah, ìgbà yẹn bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ni o àwọn tí wá padà ló ń bẹ̀ báyìí kí ló ń ronú sí gbogbo nǹkan báyẹn sí gbogbo kí ni ó kàn mọ́ kó bá làákàyè rẹ ni lẹ́fi pé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Eh, kílẹ̀ ń pè psychological issue ti pọ̀ gan ní time tàwà yìí everybody ti fẹ́ di psychotonism right psycho ìgbélé eh, mo ní psychological issue ilé eh, mo ní kíní ilé mo ní depression ilé mo ní kíní kan in tó dẹ̀ mọ́ ń padà ń ṣẹlẹ̀ o ní pé ẹ̀mí èèyàn èyí ló mọ́ ń padà ń fa society ló mọ́ ń padà ń fa ẹlòmí yóò kẹ́ jùkú yóò in tó padà sọ́lùmí ìdẹni tí ń fa igbó in tó padà sọ́lùmí ìdó ní kólóòsì ni a ń fa kólóòsì a ń fa kíníkan ń tẹ́lómi padà dìdàkudà sínú gbogbo ni because inú rẹ̀ bàjẹ́ inú rẹ̀ bàjẹ́ yóò àmọ́ wá nǹkan tí ó fi gbé ìbànújẹ́ yẹ kú kíníkan dẹ́ àpẹ̀lọ́mà níbi Adam tí nǹkan kan bá ń báyàn nújẹ́ èyí ó fẹ́ wá bí ó sì gbé kú ní tó kọ̀kù ní pé àwọn tọ̀rí kò ló fi ṣe kíni fàyùjáhìdù kọlùbàhù Ani ní tafakuri fi ha ìyín wà máa já ìmíyàn lógún kó níbi kíyàn máa ronú pa kíní ṣe tọ́nà ti calculate papọ̀ pé hmm, ìyín tí máa ń fa ìbànújẹ́ fẹ́ nìyí làwọn nǹkan yìí ṣe tọ́nà wà máa kó ìrántí rẹ̀ wá sínú ọkàn yàn ṣeìtọ́nù yóò mọ̀ kó ìrántí rẹ̀ wá sínú ọkàn yàn lóòrèkóòrè because ṣeìtọ́nù fẹ́ jẹ́ kínú rẹ̀ dùn láyé láyé láyé lọ́yẹ́ pé nínú Islam sọmọ́tí Islam fẹ́ ni kínú ọmọ dùn every time àwọn àfáàmà mẹ́ṣẹ́ pé ọlọ́wọ̀ praise ìbànújẹ́ rínú Qur'an in pé kọ́nà wá praise ní pé ah láwájá ah ẹni eré ní kínìdí imam ìbànújẹ́ ara o ibi tọ́lọ̀ ti ma ń sọ̀rọ̀ ìbànújẹ́ lọ́nà tó wà praise worthy o ní pé tí ẹ̀bá ìbànújẹ́ lórí pé ẹkí sin náà báyìí ah kí ní sí dùnmí o èyàn ìbànújẹ́ ìyàtọ̀ tó lágbára dẹ̀ ń bẹ láàrin ìbànújẹ́ méjèèjì ìbànújẹ́ ló gbé ah subhanallah ó dẹ̀ kí n ti rí nǹkan ó dà jí wá kùn tí ní báyìí àti ìbànújẹ́ kí mò já rọ̀dù kí mò kàn bànújẹ́ ni dẹ̀ pẹ́lú mi yóò wá create whatsapp ẹmọ tí ó pè ní my pain diary my sadness kìíní kan àwọn yẹn síbẹ̀ yóò àmọ́ kọ́ síbẹ̀ níjọ́ tó bá tó bá fẹ́ bànújẹ́ yóò àlọ́sùn yóò àsáyé mú fún yóò àsáyé lọ́wọ́ àwọn mẹ́sẹ̀jì yóò àmọ́ kan kí lòun rántí àwọn kìíní yìí sí ẹlòmí obìnrin ni ó wà nílé ọkọ wọ́n ni ẹ̀hùn orílẹ̀ ọkọ gbé àwọn nǹkan tó ń ṣe yóò lè jí orílẹ̀ ọkọ gbé kò ṣeéṣe kó láwọn kàbáyì kó orílẹ̀ ọkọ gbé bẹ́l èyàn gbọdọ̀ bèèrè Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àwọn tó ti kọjá síwájú kíyàn gbàgbé kí àwọn tó bá jáwọn ẹ̀ṣẹ̀ tí yàn ṣe lọ́wọ́ bá bá ní padà ni ọ ti gbọ́jù gbogbo wá pé à ah, ìwọ bọ́sí bọ́sí ẹ̀yìn bọ́sí lọ bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá tó yìí wùjọ́ tó kó sẹ́sẹ̀ báyìí náà àwọn nǹkan tó kí yóò bọ̀nú jẹ́ ẹ̀yìn ọlọ́run astaghfirullah ṣètọ́nù sàrọ̀ ní pé ẹ̀ẹ́n so ti má ti gbé kíní wa ìbádà ni wọ́n fi ń kọ́ bálá rẹ̀ kadhalik bẹ́ẹ̀ ṣètọ́nù gbé wá pé à ah, ọ̀rẹ́ rẹ̀ kíní kan àbí ìtẹ́jọ jẹ́gbẹ́ tẹjọ ń ọ́zùn gbà yẹn wọ́n tún wá mẹ́kẹ̀ẹ́nu life sọ pé alhamdulillah wí sókè kí ṣètọ́nù gbọ́ ṣètọ́nù ní gbé wa mọ́ yóò mọ̀ pé tí má ti gbé kí ní ìwá báyìí ó dàn pé gáyí ti mọ̀ ó ti padà gbọ́n ìfi ń ṣe ìbáadà ní báyìí so sheikh wa ń tẹ̀síwájú wọn ni pé wakadhalika yujahidu qalbahu ni èyí ó máa jẹ ìmí ara eh january ní ń bọ̀ ìmọ̀gbọ́ pé táàkì ni ṣe january ń kíyàn yí máa ronú kíyàn máa fúnra yẹn ń bànújẹ́ lórí tí yóò tí dé kìní kan bọ̀ wájú mi ẹ kó máa bọ̀ ẹ mùsùlùmí ẹ̀ ń bẹ̀rù mùsùlùmí máa ń prepare ìdí tí bá ń bọ̀ ní pẹ̀lú ìbádà fún Ọlọ́run Ọba pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run anything tí bá ń bọ̀ wá níwájú ni ó yí báyìí min fakorin aw khawf nínú tí làákà ìrẹ́ kan picture fún ẹ pé hey ò sí o hey kíní kan bọ̀ wá o hey ìyá ma banu bànújẹ́ lórí ẹ̀ má bànú kò tí dé aw ghayrihima min al-makarihi allati yatakhayyaluha fi mustaqbal hayatihi àbí bẹ́ẹ̀ lọ nínú nǹkan tó ṣe pé bóyá ó kàn fi làákà ìrẹ́ rù ike yóò padà ṣẹlẹ̀ sóhun ní ọjọ́ iwájú pé á bí ah, kìíní yóò padà ṣẹlẹ̀ o nǹkan báyìí ń bọ̀ wá o allahul musta'an sheikh tuwa tẹ̀síwájú wani hmm, faya'lam annal umurul mustaqbala majhulun ma yaqa'u fiha min khairin wa sharrin kí wá lọ ma gbogbo nǹkan tí bá ń bọ̀ wá lọ́jọ́ iwájú majhulu ni unknown nǹkan tá a mọ̀ ni in tí ó ṣẹlẹ̀ níbẹ̀ nínú dáadáa ni àbí aburú

ليس بيد العباد منها شيء إلا السعي في تحصيل خيراتها ودفع مضراتها kò dẹ̀ sí lọ́wọ́ ti ẹyin kẹyọ̀ kan tó wà lọ́wọ́ ti ẹ̀tọ́ ma ṣe oníkọ́ ma ṣe pọ̀pọ̀ ṣinṣin lórí bó ṣe rí àwọn dáadáa tí ń bọ̀ àti kó ma ṣe pọ̀pọ̀ lọ́wọ́ أنه إذا صرف فكره عن قلقه من أجل مستقبل أمره kí ẹrú ọlọ́mà yí pé tó bá lọ gbé ìrònú rẹ̀ tó bá lọ dàírẹ́kìtì kó ẹ́ tó bá lọ rí bí gbé ìròrí rẹ̀ kó níbi tán rí kó mọ́ ronú nípa mustaqbal ha sí ìpín padà tòsí láyé mi báyìí sí ìpín wà láyé padà ṣẹlẹ̀ sí ìṣẹ́ pé sí ìṣẹ́ pé tó bá rí bí direct attention ara ẹ̀ tó rí bí gbé mind ara ẹ̀ kó níbi irú nǹkan báyẹn wàtẹ́kẹ̀lẹ̀ alárọ́bì fi ìsìláhìí ó wá gbára lé ọlọ́run ọba rẹ̀ lórí pé ah inṣáàlá nǹkan dáadáa náà ní bọ̀ wá wọ̀tùmà anna ilayhi fi dhalik ọkàn rẹ̀ wá balẹ̀ lórí bẹ́ẹ̀ idha fa'ala dhalik tó bá ṣe báyìí o ìtùmà anna qalbuhu ọkàn rẹ̀ yóò tutù yóò balẹ̀ àwọn wíwú ọkàn kí ní ó dẹ̀ ní ara rẹ̀ so eléyìí náà ńkọ́ ẹ dákun ẹ kí a mójútó gan ẹ jẹ́ ká mójútó gan ká ṣiṣẹ́ lórí ẹ dákun ká má jẹ́ kí àwọn nǹkan tí ń bọ̀ tí èyí tí ìdé ká má jẹ́ kó jẹ́ tí ó kó bá wa kó má jẹ́ tí ó pé yóò wá máa dàmú àwọn tí ó máa dàmú ẹ̀mí wa tí ó máa kó wàhálà àti kọ̀kọ̀ sí sínú ẹ̀mí wa àbí Allah subhanahu wa ta'ala kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wá o so ibi tí a ti dó fún tèní nìyẹn ahada wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh